الحمد لله ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ibi tí a ti tẹ̀síwájú lọ níbi àlàyé ọ̀rọ̀ tawhid tí a ń ṣe àlàyé lọ àtàlì mukhtasar al-aqida wọ́n qala al-musannif haqqullahi 'ala al tó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí àwọn ẹrú Ọlọ́run so gẹ́bà da jẹ́ sọ pé tíra yí wọ́n form of ìbéèrè àti ìdáhùn so wọ́n béèrè ìbéèrè ó dẹ̀ wọ́n ní àkọ́kọ́ ni pé limadha khalaqana Allahu azza wa jalla kí ni dí tí Allah subhanahu wa ta'ala tó fi dá ìmí àti wọ ìdí tí Allah tó fi dá oníkálùkù wáyí ó jẹ́ ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀kọ́kọ́ mọ̀ ìdítọ́lọ̀ ń torí ẹ̀dá wọn ẹlòmí rúbí Ọlọ́run káwà lówó láyé náà ni ẹlòmí rúbí Ọlọ́run káwà gbé gbogbo táwọn èèyàn gbé sí láyé káwà gbé sí tá bá ti gbé sí àti fùfílì tọ́lọ̀ torí ẹ̀dà bá sáyé nù ló fi jẹ́ pé tíyàn bá kú bóyá kú ní táìmù tó kéré kò tí kọlé kò tí lówó kò tí bímá kò tí ṣe gbàmọ̀ nǹkan tí sáré kọjá àlà kó yóò tètè lówó kó make in life a ṣe pò wáyé lásán nù fáyà subhanallah ìdí tí ọlọ́ba fi dáwà ó ní pé khalaqana Allahu lina'budahu wala nushrika bihi shay'an agbúdọ̀ change nígbàgbọ́ wa káyí padà sí wípé ìdí tí wa ta'ala tó fi dáwà onígbé ká ni ó ká máa jọ́sìn fún ọlọ́ọ̀bá ká sì máa ṣe ẹbọ ní tẹ́dẹ̀ ń pè ní ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run bá gẹ́gẹ́ bá ṣe mọ́ ń ṣàlàyé lóòrèkóòrè bá olùmọ́ ṣe mọ́ ń ṣe àlàyé òun náà ni kíyàn gbé nǹkan tó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kíyàn gbé 56 ipé wa ma khalaqtu l-jinna wal-insa illa liya'budun Ọlọ́run ni mi dẹ́yìn àwọn èèyàn ni àti ń ṣe kan máa jọ́sìn fún mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló nínú hadith annabi sallallahu alaihi wasallam tanabi ń sọ fún mu'ad bin jabal radiyallahu anhu oní kuntu radifa kuntu radifa annabi sallallahu alaihi wasallam ala himarin oní mo jùgó sẹ́yìn annabi sallallahu alaihi wasallam lórí kẹ́tẹ́kẹ́tẹ́ jọkan faqala ya mu'adh annabi wa sọ fún pé wa mu'adh atadri ma haqqullahi ala al-ibad wa haqqul ibadi ala

ẹwù ṣe an bayan ó wá ní sí ọkọ̀ ó wá ní sí yàkù kí ni ẹ e. annahayi nahiyun e, láàrín ọgbùdọ̀ sí ọmọ pẹ̀lú ọlọ́ọ̀bá rárá níbi kankan kò sí bí kí ní ò bá ṣe kéré tó ẹgbùdọ̀ e sí ọmọ pẹ̀lú ọlọ́ọ̀bá ń bẹ wà haqqul ibadi ala Allah èyí tó wá ń jẹ́ àfúwà sàlàyé pé hakutan sọ bí yíò lọ́dọ̀ ọlọ́wọ́ bá wú hakuta fadolin wa ihsanin kìkí ń ṣe ẹ̀tọ́ wípé ẹlẹ́tọ̀ sí gangagangan lóòtọ́ Ọlọ́run kan ṣe fọ́lù fún yín Ọlọ́run kan ṣe mọ́nà fún yín Ọlọ́run kan fún yín náà ni nítorí pé ẹ̀ṣẹ́ bọ̀ pẹ̀lú rẹ̀ so ilé ní nǹkan tọ́lọ̀ ní ká wá sí láyé so tí mo sì wà lórí lẹ́nì tí mi ti rí kò lórí rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì ní kí máa hìyà lè ìbádà ó dá kí wá ní ìbádà náà wọ́n ni ká wá jọ́sìn fọ́lọ́wọ́ bá ní kí ni ó ń pè ní ìbádà tààríf táwọn olùmọ́mọ́ fún ìbádà wọ́n like a kílálẹ̀ ìpínlẹ̀ bí ó kọ tó kó nǹkan tó pọ̀ sínú ṣáà in tó kó sínú pọ̀ gan in tó wá kó sínú ìwá ni o lima yuhibbuhu Allahu wa yarda gbogbo nǹkan tọ́lọ̀n bá ti fẹ́ràn tọ́lọ̀n bá sì ti yọ́nú sí ó ti kó sínú minal aqwal nínú àwọn ọ̀rọ̀ tá sọ lẹ́nu ni wal af'al nínú àwọn ṣẹ́ta ń ṣe ni ka du'a'i gẹ́gẹ́ bí ma pé ló fi jẹ́ pé ìmá pé ọlọ́wọ́ bá ìbádà ni so ìmá invocation àdùá supplication na tó ń pè kí ẹ máa request kí ẹ máa pè níbi tó ṣe pé ọlọ́ọ̀bá nìkan ló lè ṣe ká máa kí ọlọ́ọ̀bá ń bẹ̀ nínú àwọn ìbádà kódà nínú àwọn ìbádà tí fi lágbára jù ní ẹ lórí nínú hadith Ànábì ní àfọ́tù sọ pé dùá sọ pé sí dùá ul ìbádà àti dùá ul mas'ala a ló jẹ́ pé àdùá ọkọ̀ ẹ̀mọ̀ wo ká mọ́ pẹ̀lú mí nídẹ̀yìn ọlọ́run ọba níbi tó ṣe pọ́lọ̀ ọba nìkan ló lè ṣe yíwa mọ̀ jẹ́ kíní báhùn yíwa mọ̀ jẹ́ ẹbọ ló jẹ́ kí àwọn tán pé ibadallah lọ́wọ́ ìmọ̀ kẹlòmínì dẹ́yìn ọlọ́ọ̀bá lélé yíò ó ti gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ba ó ti gbé e fún ẹlòmínì dẹ́yìn ọlọ́wọ́ba àtàwọn tí wọ́n kẹ ya Rasulullah ya Ibrahim Niyas ya Ahmad Tijani ya kaza wa kaza ya wali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ya akramal khalq man li aludhu siwaka a ìwọ ọ̀dọ̀ta ni mo tún fẹ́ sálọ gbàmígbàmí tí kò bá kí n ṣe wà nabi sallallahu alaihi wasallam wa hadha shirkun akbar ní ìtọ́lọ̀ ọba òsìkí ni o ma anzalallahu bihi min sultan wasala inú ẹni asala ibada ni so du'a ibada ta ń ṣe pẹ̀lú ẹnu wa ni asala ibada ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn anwari al-ibada lọ́lọ́fin sọ ní Kùránì pé kúl anábi ma sọ fún wọn inna salati dájúdájú salatu mi o ìrun mi tí mo ń kí o wa nusuki dídùn kan mi tí mo ń dú wa mahyaya ayé mi tí mo ń live ẹ̀mí mi tí mo ń ṣe ìtumẹ̀ ní pé ìrun mi ọlọ́nìkan ni mo ń kí fún nusuk mi ọlọ́nìkan ni mo ń pa fún bíbẹ̀ láyé mi tí mo ń bẹ kò ṣe ẹ̀yìn ọlọ́wọ́ bá ikú mi tí ń padà kú kò ṣe ẹ̀yìn ọlọ́wọ́ bá ló fi jẹ́ pé kò tọ́ kíyàn nígbàgbọ́ wípé àwọn ẹnìkan wà fún ẹlòmíì

ma taqarraba ilayya abdun bi shay'in ahabbu ilayya min ada'i ma maftaraltu alayhi ọlọ́ba ń sọ wípé ẹrú kò ní mọ́ sún mímí ọlọ́wọ́ bá o pẹ̀lú nǹkankan tí mo nífẹ̀ẹ́ sí jù tó lè ju nǹkan tí èmi ọlọ́wọ́ bá ṣe ní ọ̀rọ̀ yẹ̀fọ́ lọ ha ilé nǹkan hadithun kursiyun rawahu al

wọ́n ní kama amọ́rọ̀nà Allahu wa rasuluhu sallallahu alaihi wasallam bá ṣe gbọdọ̀ wà mọ́ jọ́ ti fún ọlọ́wọ́ bá gbọdọ̀ tayọ ntọ́lọ̀ bá pàwàláṣẹ àti tánàbí sallallahu alaihi wasallam tó pàwàláṣẹ lọ lọ́lọ́ bá fi sọ́nà Qur'an pé yá híwà lèdínà ámànù ọlọ́n mọ̀ pẹ̀yìn tẹ́ jí olùgbàgbó dúdú àti ọlọ́ha wa àti rasul ẹ òbí ọlọ́wọ́ ẹ má lọ bá ṣe ara yín jẹ́ o bóò ni ó sì bá ṣe ara rẹ̀ jẹ́ kó lọ máa ṣiṣẹ́ tí ò sí àṣẹ lọ́ọ̀bá àtàṣì ànábì sallallahu alaihi wasallam ẹwà àsìkò táwà yìí báyìí àsìkò tí ó gọrọ èèyàn àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ṣe ayẹyẹ maulidin nabi sallallahu alaihi wasallam maulidin nabi yíò ti ṣe ọlọ́ni bí kan máa dúnú sí ẹ̀ṣẹ́ ìdúnúwà ní mọ́lìd kò sí ẹyà kan bá ìbá ayà kan ẹyọ kan kò sí hadith ẹyọ kan ẹyọ kan kódà kò sí lájì kódà kò sí ayà ìlàjì kódà kò sí ayà ìlàrin kò sí hadith ìlàrin ẹyà mọ̀ wọ́n àkẹ́ kí ń ah ah tẹ́bání yóò sí ah, ah, social media kàtà tv bọ́ sí àwọn islamic channels kan wo stadium báyìí bọ́ sí lọ sí stadium nílọrin bí ó rí táwọn yóò pọ̀ bí omi ní kí ló ń ṣẹlẹ̀ ẹ̀sì ní òsínú ẹ̀sìn ìntánẹ̀mí ma ń gbàtàjẹ pẹ̀lú kò jù bá ń lọ ẹwọ ẹ̀yí gẹlẹ̀ mọ́tẹ́ ṣe kò sínú ẹ̀sìn ó kálọ stadium lánàá ah gbàtí mo sí channel kíní more than 1 million muslims ló wà pakistan molid wọ́n ṣe ní Afghanistan wọ́n ṣe ní Pakistan wọ́n ṣe ní Indonesia wọ́n ṣe ní Iran wọ́n ṣe ní Iraq wọ́n ṣe ní Syria wọ́n ṣe ní Yemen wọ́n ṣe ní Libya wọ́n ṣe ní bẹ́ẹ̀ yóò amọ́dá kọ Malaysia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlú Mùsùlùmí kódà wọ́n tún ṣe UK wọ́n ṣe US kódà ibi táwọn yẹn ti wá worst day ní ìsin báyìí wọ́n tó ti ń ṣe Maulid tree ẹmọ́sí mọ́ ṣe Christmas tree yẹn wallahi Rabbil Kaaba mórí Maulid tree maulid tree igi maulid faya subhanallah bá ṣe ṣẹ́sì nílé yíó ẹwà wọ́ndà ìpé maulid yìí kò sí àsí ọlọ́ọ̀bà kan kò sí ọwà nẹ́bì kan kódà kò sí láàjì lórí ẹ̀ lọ́lọ́fí ló jẹ́ pé tó bá lọ ka Kùránì sẹ́yìn kan lọ ka nípa ọgọ́rin irun kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò nígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò bẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti sọnù láyẹ̀ fáwọn kò challenge ẹ pé ẹmú ẹ̀rí kan wá tó takọ mọ́lìd nínú Kùránì àti súnnà ìsì ní sẹ́mọ́ ìwọ ló táwọn Christian is in church ó correct because ó lè rẹ́rí

gbogbo àwọn yáwà àwọn yálásàlátù tí wọ́n lọ sí church alábùkún bẹ̀ wọ́n lọ wọ́n pọ̀ bá mú bẹ̀ tí wọ́n lọ sálábùkún tán lọ sórí àpáta àpáta àṣòro àpáta àṣòro bí òní tán mọ́ tán lọ síbi bẹ̀ irú àwọn ìyá tán lọ síbi àwọn àpáta yẹn mú àyà kan wá tó ní mọ́ lọ síbi àpáta yẹn báyẹ̀ kan náà ṣe mọ́ ń ṣẹ̀sì ọlọ́wọ́ bá al-aslu fil ibada at-tawqifiyya ìpìlẹ̀ níbi ìjọsìn ni wípé o gbúdọ̀ fi kíníkà just fọ́lọ́ ọba àyàfin tọ́lọ̀ ọba sọ okay jẹ́ for example kan hadithun fi sahih bukhari hadith orin lẹ́ni àwọn mẹ́ta kan wọ́n wá sílé ànábì sallallahu alaihi wasallam <clears throat> wọ́n fẹ́ bèèrè nípa àjọsí ànábì sallallahu alaihi wasallam wọ́n wá bá nábi ilé wọ́n wá bá wọn yàwó ànábì wọ́n mẹ́ pé bóòlù ànábì sí mọ́ sí jọ́sí náà àwọn yàwó ànábì sallallahu alaihi wasallam sọ fún pé ànábì mọ́ sí báyìí báyìí báyìí àwọn ilé wọ́n wá ṣe ìsìtìsgọ́ rẹ̀ pé ah ilé ìlú ń gbàgbàgbà yìí kéré ẹgbẹ́ tó bá sọ ní wọ́n ní ìdí ni pé anẹ́bí qad ghafara Allahu lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhara ẹ̀ẹ̀mà ìdídé kí jọ́sí kiri ni pé wọ́n wọ́n pẹ̀ àníbí ó kà kí oòrùn àíkàgbàwẹ̀ àà ìdólùgbọ́nà ti forí jí ní ìkanwá ní pé ẹ̀rì àmà ànà ó rẹ̀ mi ò ìmọ̀ kíwù túwà tó rú ìní sí mi gbogbo ìní sùn dilema di súgbé ìbò ń kí ìrìnlọ́ tèmi ní ẹ ìkẹ́ ní pé ṣe wá rẹ̀ mi tèmi o èmi ó mọ̀ gbàrù lójoojúmọ́ ní ìní sínú jọ́kàmá ẹlẹ́kẹta ní kílẹ̀ nílé sí o èmi kẹ́ ní ìnífẹ́yàwó mo fẹ́ jòkó sí mọ́sílásí ìníkùnbẹ̀ ìnífẹ́yàwó tèmi bí ṣe mọ̀ bá láìfì tèmi lọ ní ẹ ṣe ìwò sínú ẹ̀sìn ó wà ní ẹ̀sìn àwẹ́wà ní ẹ̀sìn àbí òsínú bẹ́ẹ̀ ìbẹ̀bẹ̀ àbí okay gbàtà nàbí wàdí sallallahu alaihi wasallam wọ́n sọ fún nàbí inú wa bí an nàbí sallallahu alaihi wasallam alẹ́gbà gùn mi bá rìnà alẹ́bì ni amma ba'du alẹ́bì hmm? ni fa inni atqakum billah èmi tẹ́ ń wò yí o èmi ni mo fi ń bẹ̀rù ọlọ́ọ̀bá jù nínú yí o èmi ni mo fi ń nímọ̀ jù nípa ìsìn ọlọ́ọ̀bá nínú yí o a nígbà ní pé ṣe agbọ́síwá tó yìí mo wá bí mo ṣe máa bó jẹ́ pé mo nímọ̀ jù nípa ìṣẹ́ ọlọ́ọ̀bá yíò mo máa ń kírun lóòrùn gbà míì mo sì máa ń sinmi gbà míì ló jẹ́ kí àníbì sallallahu alaihi wasallam in máa ń pín òru sí bí méjì àbí mẹ́ta gbà míì ni yóò kírun díẹ̀ gẹ́bí àbúrò rẹ́rọ̀ sí máa ń ṣe náà nisfahu àwọn kùsùmín hù kọ̀lílẹ̀ kí wọ́n wá ní kó jojúmọ́ tó wà tó rú ó ní sùn ó mọ̀ kí lọ ní àdádálẹ̀ anábí ìṣẹ́ kò a máa gbàwẹ̀ ńgbà míì ìgbà míì a máa sínú tó wà nínú hadithi pé ó wà nínú hadithi pé ìgbà míì anábí ó gbàwẹ̀ lọ bí ká anábí ò ní sínú mọ́ ìgbà míì ni kò sí ní gbàwẹ̀ yóò kàn tó sínú lọ bí kí ò ní gbàwẹ̀ lọ kí wọ́n wá ní pé ìwọ́n ti ẹ̀ túrò àtọ́mọ̀ gbàwẹ̀ lọ ní ó tún ti àdẹ́bì ní kí mú dẹ̀ tó fẹ́yàwó faman ragiba an sunnati falaysa minni èyí tó bá wá gún kò níbi súnnà mi àdẹ́bì sallallahu alaihi wa alihi wa sallam falaysa minni kò sí nínú mi kò sí lára mi ẹwọ́n táwọn ènìyàn yìí ṣe o tó ń ti pé tí anẹ́bì ní pé ta kí ni o èyàn tó bá gúnkò níbi súnnà ní anẹ́bì sallallahu alaihi wasallam falaysa minni kò sí nínú èmì anẹ́bì sallallahu alaihi wasallam so ilé ń tọ́ka lórí pé ìjọsìn o agbúdọ̀ rí ẹ̀rí jẹ́mì sóní ká tó máa ṣe kí sí pọ́ ti máa ṣe wọ́n wà mọ́ sọ instead of wákàtí márùn-ún tánàkì ṣe mo lè kí wákàtí mẹ́wàá 20

alimọ́wà gbogbo nǹkan alimọ́nà gbogbo nǹkan àfi ta bá rí ẹ̀rí tó bá ní ká mọ́ sí ẹ̀rí olú ni a mọ́ jẹ ilé ẹ̀rí olú ni a mọ́ mú ilé ẹ̀rí olú ni a mọ́ wọ ilé ẹ̀rí olú ni a mọ́ sí ilé àmọ́ níbi ẹ̀sìn hmm, akọ̀kọ́ rẹ̀ rí náà ká tó mọ́ ṣe ẹ̀rí tó ní a ṣe ní bọ́sí ní a ṣe ní ó dá tí mo rí dùbá wà nínú ẹ̀sìn ìjọ òun ni a ṣe tó bá sàjẹ́sìn irun a ṣe gbogbo ẹ̀báyẹn gbogbo nǹkan amọ̀gbàtán ní a ṣe ọdún léyà ní amọ̀gbàtán a ṣe ọdún a ṣe gbogbo ẹ̀lá amọ̀gbàtán a ṣe ìgbà owó alẹ́ ní a ṣe mọ́lìdì àsìkò láṣe agomẹ́rẹ̀ láṣe bóòlá ìṣe bóòlá ọdá kò tí ẹ̀ sí wàhálà bóòlá nẹ́bì ṣe ṣe tí ẹ̀ ṣe bẹ́ẹ̀sìn ni tó bá ní ìṣẹ́ a ní àṣepẹ́rẹ́ ló ń ṣe àbí ọ ni ara ẹ̀sìn náà láṣe àjọsìn fọ́lọ́ ni bóòlá nẹ́bì ṣe ṣe tí bóòlá ń sàábí tí ó bá ti rí mú wá wàláhì àdádálẹ̀ ni o kọ́kọ́ ní ládá o tún wà lábẹ́ ìlérí ìyà tó lágbára torí man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddun wa man amila amalan laysa alayhi amruna fa huwa raddun ẹnikẹ́ni tó bá mú kankan wá nínú ẹ̀sìn wáyé léyìí tí ò ní èyí tó bá dẹ̀ lè ṣe iṣẹ́ kan ní ó ṣe táàlẹ́ àtànẹ́bí ò tí wọ́n ní pé báyìí ló kó ṣe bẹ́ẹ̀ adalu so an bi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹni kọ̀kọ́wà kó sọ wákó níbi àwọn àdádálẹ̀ àti àwọn kàtí ò sí nínú ẹ̀sìn tí ọ̀pọ̀lọpọ̀ ti rò bóyá ó ti wà ní ẹ̀sìn tó gbogbo ayé ní kún sí tó gba ibá wọn wọná lọ sí wọnú wà wọná tẹ̀lé wọn náà tún ni tí ó gba ibá wọn sófò sí wọnà fẹ́ sófò tẹ̀lé àwọn ayé ni ló jẹ́ pé èèyàn tó bá jẹ́ mùsùlùmí máa ń wá ìmọ̀nà ni kìí ṣe kí máa ń tẹ̀lé gbogbo ayé sọ́nbí ọlọ́ba kó sí dada fẹ́ni kọ̀kọ̀ wa hádà wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka allahumma alhamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh